Ah, ìtàn gùn mí gbẹtugbẹtu jẹ́ ń gbóhùn lẹ́nu ẹ. lódòlódò là á gbọ́ gẹ̀dẹ̀ ẹgbẹ́ mi ọ̀gẹ̀dẹ̀ bàbá gbèsè tí odò àrò mi mú àárín ah. ọmọ àárín ah. ọmọ olùwàsùn alábẹ́fẹ́ o. tó gbogbo ẹ̀yin tẹ́ ń fẹ́ mi ńlẹ́ jèrè tẹ́ fèrè jẹ̀kọ́ o. àṣẹ o ẹnikẹ́ni tó bá lóun ò mẹni tó ń jẹ́ alàgbà láìsí abésùpínlẹ̀. ẹ kíyẹn lára kẹsẹ̀tì rẹ stand up comedy extravaganza one and two kó mọ ẹni ń jẹ́ bá. ayé ọ̀dà ọ̀rọ̀ kan ni mo gbọ́ mo bá rè bá baba àṣì pressman wọn lẹ́nìkan gbàyàwó baba láìsí ládégún rẹ bá dadé ògún. mo ní ẹ ǹlẹ́ dádì o nígbèǹga lùgbèǹgàs hmm. wọ́n máa ń bà tí ilé ọ̀hún ìbọn olódùmarè tí ò ṣe é tọ́ mọ́yìn lùmí kẹ́ ẹ́ ó máa kẹ̀dẹ̀ jìnnà sí mi kẹ̀dẹ̀dẹ̀ mo ní ẹ̀yin àti èkó fífọ yín bá mi bàbá ní ẹ̀mọ́ ọlọ́run ní èkó tèmi tí mo gbọ́ àwọn èèyàn sì ń torí ẹ̀ sáàsì mi ah. pé tá ń gbé kò tó báyìí débẹ̀ngà mo ní bàbá o mọ́mọ́ tí mọ́mọ́ tí ń jẹ́ pàṣọ Ah. ìyá alátẹ ló kú lọ́dọ̀ wa ní ní a bá pèlè léré bẹ́ẹ̀ mọ̀ ń gbọ́ àló tù ẹ́ ẹ̀ ló tù ẹ́ mo ní kí ni ìwà ń rùn pa eléyìí tí ń tutọ́ wọn náà ń tẹ̀sí irinṣẹ́ mọ̀ ni à mo lára èkó pẹ̀lú àrà tuntun mo ní wọ́n fẹ́ bẹ̀rẹ̀ eré nu wọn ní mo bá wojú ọ̀run ah. <laughs> àmọ́ kọ̀ lólórí wọn dé. <laughs> wá wo Pasuma ń o bọ́ba rí ìyá rẹ̀ kọ́ báńkì pé mo ní mo rọ́wọ́ rẹ̀ lára ọmọ rẹ̀ o ọmọ tá a wí ní ẹ̀kọ́ wọn ní bó ti dé ló béèrè pé kéré òní ò lè dùn tá a lágbà àdúgbò téèyàn lè gbà yọ̀ǹda mu ní à wọn láwọn èèyàn bá ní òòṣà kan ṣoṣo táwọn ń bọ ládùúgbò yìí ilé ẹ̀ nù láìsí abẹ́sùkúnlẹ̀ nìjẹ́ ah. lọ́mọ bá sáré déwájú mi lọ́nà fẹ́lẹ́fẹ́lẹ́ hmm. ah. ó ní bàbá àgbà ìbá yín o mo ní bà ọlọ́run tá a ní Ṣàngó ó ah. lóun yìí ṣe Ṣàngó ọwọ́ àti ṣe dirun orí ẹ̀kẹ́ ó ní sítáì ni ah, mo lè mọ́ gbàgbàkúgbà o kọ̀sọ̀lọ́pàá tí ó mú ọ ni ló ti rẹ́rìn fẹ́rẹ́fẹ́ ó ní bàbá àgbà mo lè wo tún lè yín irú eyín ìwòrè lẹ́nu ẹ̀ ṣé bọ́lá ń ṣe dá òwú ọ níkẹ̀ ó léyìn mọ́kà ni mo ní yọ fún mi ah. <laughs> ó ní bàbá mi kì í ṣe pé mo déédéé fi sí àmọ́ ìta lọ́jà mi lẹ́bẹ̀ mo ní lẹ́bẹ̀ ẹ̀kọ́ àbítọ́ọ̀lẹ̀ ó ní bàbá mi àdá àdá láàmù ńlò ń pè ń lẹ́bẹ̀ <laughs> ó lókùgbẹ́ni ó lóun ò ní ọ̀làgbèrò òun ò ní àkàbá ohun òní túdé ohun òní ẹ̀wọ̀n sànpọ̀nà ohun òní mo ní kílẹ̀ wa ń wá lẹ́kọ̀ọ́ lọ́ba kọ́ bá pò ọ̀ǹtọ́ọ̀sì ní bí àṣà mọ̀ ẹgbẹ̀rún márùn-ún five thousand ó ní bàbá owó eré yín nìyó kọ́lá òun ó jẹ́ àtàmúlò títà kójú ọmọ sí ìbò nìjẹ́ mo ní ah. sẹ́mi nìkan àbí gbogbo òlu ó lé mi nìkan mo ní à ah, ah, tó jẹ́ tòjò lórí n tó ṣe òjò ní nǹkan lẹ̀ ìfóṣù kan ó ní bàbá ó ní mo fẹ́ràn yín sá o fáànù yín ni mí o bọ̀dọ̀ òun gbẹ̀ngà làwọn jọ máa ń sọ̀rọ̀ yín ah, ọmọdé gbẹ̀ngà mi lẹ́kọ̀ọ́ olóhùn mà olóhùn mà mo lọ bọ wáyé n bá mu wọlé mo bá fà ké yọ ah. jókòó lórí odó jókòó mo bá fà ké mò ń bùngbẹ́ lórí. Ah! wàláhì ọmọ yẹn ò ṣe yé ó ló ti mọ́ra àwọn gbà mọ fa ọkọ̀ yọ kí n sin mọ́kànlélógún láwùjẹ ẹ̀rú bàdí ẹ̀ ó ní àláwù àmúgbórídó ẹ̀kẹta bí mo ṣe wá fajígà yọ lónìí à bàbá àgbà bọ́ọ̀n ọba kókó òkú ọ̀dà báyìí ẹ má sọ oníjígà ní láwùjẹ sórí kinní onídìí tá a máa ń fomi ẹkù ṣeun ọwọ́ kan ló gbé mu tìde tìde ah. mo lọ ka ìláyé béèyàn bá bú ọ báyìí máa mú tiẹ̀ mo ní gbogbo ohun tẹ́mi ń pétí dégbéǹga olórí kẹlẹ̀sì kọ́mọ gbẹ́lura ni tí ń pariwo jésù ń jésù ń ayé la pé hmm. ọlọ́run mọ́jà yọ ọ́ dà láàmú nígbà jésù gangan lórí problem àwọn ayé lórí àgbélébù ó ní sọ́ọ̀rì bá àwọn ohun òsè mọ́ ó pe àwọn èdè kan yí aago ìpó lórí òun <laughs> ọlọ́run ọ̀dà lóhùn lọ́mọ pàṣọ ìbábòde ah, mo ní èèyàn bíi ẹgbẹ́ àwọn ni gbogbo èrò yòókù ó sì máa pè báyìí wọn ò ní mọ̀ pé ó ti dòdì dẹ̀ nígbà ọ̀yá lọ eré lórí ní gàlígàlí làísì o abẹ́tùpínlẹ̀ wájú ìjọ rẹ̀ yọ̀mí mo lára ọmọ yìí mọ̀ jẹ́ ẹ̀gùn ó ti ṣe mọ̀ pé mọ̀ jẹ́ yọ̀mí ló tún kígbe làísì o bàbá ọ àmú ni mo dáràn mo sí oògùn lò ó ọ ọpọlọ ọmọ yìí ò gbé gbẹrẹ ọlọkọ nù ló tún di àá. làbá ń wò ó ah, ní gàlígàlí wọ́n bá ní ewo tí ẹ̀ ní gbé nìgànìgà tẹ́lẹ̀ yìí ké ta lọ́ga tó wọ́n ní bàbá ẹ̀yin ní mọ̀ ń kìlà tààrọ̀ ah, mo ní oró èmi nìgànìgà ah, èkó mọ̀ ń gbàgbàkúgbà mo ní sórun orin náà nu ikú bọ́lá jẹ́ òjì ǹdò ni ọmọ á pè mí nìgànìgà tí ó retí owó àbí àkà. àbí yézùbù àbí olóròdé àbárúnà eh, bàbá gani kọ̀pẹ́ lélẹ́rẹ́ mi bẹ̀rẹ̀ eh. níwájú pàṣọ ló náà tún dirun kò tiẹ̀ kí aládùúgbò ah. ọmọ èkó lélẹ́yìí kò kí èmi ló déré bolẹ̀ mo ní èwo lọ́wọ́ àfi àgbọ̀ báyìí ó kọ rẹ̀ wọ́n ní ṣẹ́gun dírẹ́sìn. ṣẹ́gun dírẹ́sìn. ẹ ṣẹ́gun dírẹ́sìn bí ọ̀jẹ̀. dírẹ́sìn bí nǹkan mu tá mọ̀ fún lódì ṣẹ́gun dírẹ́sìn ìmọ̀ ti dóde àmọ́ lọ káàbọ̀. ó káàbọ̀ o. mo bá bu omi díẹ̀ ni mo gbé hàn ojú ọlọ́run mo dà sẹ́nu ah. hmm, hmm, hmm, mo yọnu bú ẹ̀ ah! òjò yóò sùn àfi hì hì hì làwọn ọmọ ṣẹ́gun dírẹ́sìn àtọ̀gá wọn orí wọn lòjò ń dárọ̀ sí ah. ibi ọlọ́run ti wá yà mí lẹ́nu rẹ̀ ẹ̀yin olúwa lógo bí kan nù wọn bá lọ́ọ̀tọ̀ lásán eh. òjò ó sìn lọ yóò tún sì padà <laughs> mo ní wonderful ìyanu lọ̀rọ̀ rẹ mo ní ìyanu lọ̀rọ̀ rẹ eh. ìyanu lọ̀rọ̀ rẹ ìwọ ni mo gbọ́kànlé. alright àmọ́ kan ìní á wá ṣèṣọ̀yè lọ́dọ̀ mi láti yunifásitì àánú àti rọmọkẹ́ rọmọkẹ́ ni èmi gbèsè ẹnìdẹ́jẹ fún toróbu tó ń dósì ní orí gbẹ̀mùgbẹ̀mù bí ẹ̀fọ́ etí dò tọrọ ẹ̀kẹ́ rẹ̀ báyìí ọgbẹ́wò ẹ̀yọ ní sọ̀nbẹ̀ bíi ti fún mi mátìsì tí ó dolóògbé nígbà mo bẹ̀rẹ̀ ìnáwó lórí ọmọ yìí hmm. ó ní tiẹ̀ di amúlẹ̀ kọ́kàn mi ó lè balẹ̀ pé òun alẹ́ lòmíì pẹ̀lú mi mo níyàn èmi ọmọ wáyé mọ́yà inú òfin inú ọ̀la inú ọ̀kẹ́ àìmọye owó bówó mo sátọ̀rọ̀ ọmọ jáde ó graduate o. ó graduate. Dégbénga ọlọ́run ọ̀ràn lọ́ni tọmọ rẹ bá ti dé fáritì wọ́n ṣòro sìn hmm. látòrí ìwé wàhálà ti bẹ̀rẹ̀ hmm. irú ọjọ́ kan báyìí ni rọ́mọkẹ́ sáré dé bàbá o wọ́n lé àwọn fowó ìwé mẹ́ta o jọ́ rírà o ah. àti fì ah. jọ́ òun ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún lára ah. rírà òun thirty five mẹ́tàlá àbọ̀ torí fì eh. kò ju pọ́lẹ́bẹ́ lọ bí ẹsẹ̀ yàrá kínní twenty five thousand lára kan mo kó o lè lọ́wọ́ lọmọ yìí kí mi mẹ́sàn-án mẹ́wàá eh? gbogbo kọ tí yóò sọ mí hmm. dàrí ah. ọ̀rí lọ́sàyà rẹ̀ di pílò eh? lọ́gbórí mi lé eh? lórun olórí púpọ̀ náà ń kùn mí lọ yẹ mo ní à owó <laughs> mo lówó ní wọgbó yìí <laughs> mo ní lóde màmí ń wọ̀n ń wọ̀n mo náà jẹ́ sọ́ra fún kíìsì kéyìn arúgbó ọmọ yọ̀ sí ọ lẹ́nu bọ́ọ̀ bá tèmi mi odò sónù ìfẹ̀táwí pọ̀ hmm. láàrin èmi àti rọmọkẹ́ aláàánú mi àtó máa ṣe pé kí n má nàwó nàkúnà hmm. ìjọ kan ló rò pé wọ́n pàṣẹ kúùtì kí ló dé oníwèé tí wọ́n tún kọ fáwọn ìpọ́jù ìwé mẹ́rin ìsírì ẹgbẹ̀rún mẹ́tàdínlọ́gbọ̀n ọf uh-huh. ẹgbẹ̀rún méjìlá uh-huh. west uh-huh. thirty two g africa sixty thousand mo ní ah, mo ní wọn ò jẹ̀bi ọ africa fẹ́ ẹ <laughs> kí n sápà pírí eh. lọ́mọ ẹ bá yọ̀ wá ń gbọ́ gírábúwèétì tán eh. ajáde lọ rìn alóhùn wáṣẹ́ lọ mo ní ṣíṣẹ́ lòun ò sí nílẹ̀ fún ọ ní. Hmm. àgbo gígùn kọ́ bàbá tí ń ṣèṣe kú ṣe níjọ́ kan ló dé pẹ̀lú ọmọ bojú fẹ̀rẹ̀ bí ìwé ìpẹ̀jọ́ kan lẹ́yìn owó mi hmm. lọ́sẹ̀sẹ̀ báyìí sọ́kọ̀ ọ̀rọ̀ ọmọ kẹ́nà ni ó ń rò sínú ni mo sì ń gbọ́. bàbá ńlẹ́pọ̀sẹ̀ ńlọ́sọ̀rì lọ́sẹ̀ntàṣẹ́rẹ́ mo ní àwò mo bá rà rẹ̀ ń di mo rà rẹ̀ ń di mo ní arábìnrin sálángà wo lórí ládùúgbò ti mú ọ sí tán ah. ọ̀rọ̀ wo ní dùngbọ́n ẹ ti mú ọ kò sí ọkàn tún rí bíi tiẹ̀ ni eh? mo bá kọjú ẹ̀yìn rárá ah, àwọn àti ṣàyẹ̀yẹ̀ tèkè mo rí kíní ṣe fọlé mi ń bánu gbólóhùn kan lásán mo sì wá yálò inú orin bàrítà ọ̀rẹ́ rẹ̀ dé gbé ga mo ní kó máa lo bẹ́ẹ̀. <laughs> àbí bí ẹni pé mo ṣàgùn ń gbọ́ ọlọ́run ó gbèsè ẹ̀dẹ̀ hmm. ọba oníṣẹ́àrà lọ́mọ ìbámu kìíní ìníbàdà bíi ti ń pòsè ìní síntọ́ ìní ló bẹ́ẹ̀ bíi ti ń pòsè ìní síntọ́ ìní ló bẹ́ẹ̀ ẹ̀kan náà ni ọba ló bẹ́ẹ̀ mọ̀ lọ́ba yà kó títì sọ̀rọ̀ ń gbó mo ní olúwa <laughs> torí tèmi kọ́ ló ṣe ṣe léyìí ìran kí la gbé kí lo jù ń pé ó gbìjà mi tó yìí àwọn ọmọọṣẹ́ mi ò kò rí ẹ̀bọ gbó ọ̀dọ̀ àbí wọn bá ń wà ń kọ́ rọmọkẹ́ bá jáde di a ọ̀rẹ́ ẹ̀ ń dà ń ọ̀dáhùn orin ọpẹ́ lèmi kì bọ́nu mo ń pé o ṣe ibi tó ti bẹ̀rẹ̀ <laughs> mo ní o ṣe ibi ọba dé mo ní màmá dúpẹ́ Jésù. níbi tó ń mọ́ máa ń lọ. ẹnìkan wá ń jẹ́ sí ibùsẹ̀kẹ̀rẹ̀ ní ṣèṣekúṣe pẹ̀lú rọ́mọkẹ́ <laughs> tèmi bo owó ojú eégún tán hmm. wọ́n nígbà tóun àti rọ́mọkẹ́ bá ń kẹ́ra wọn ná yàrá hmm. ọ̀rọ̀ mi wọ́n fi pa mí dín wọ́n ní wọ́n wà gbé rẹ́kọ́ọ̀dù ọ̀gá yín eh. láre ajọ́ adépọ̀jù sí lẹ́yìn náà ọmọ olówó gbàyàwó ọ̀lẹ́ pàkì ọ̀lẹ́ ń ṣe láìlá mo lé mi ewì mo bá rán ni sí hàn mo wá fi èdè èbó mo ìkọ́ lẹ́tà mo ní aṣọ ìpín kẹ̀ kò kọ̀dẹ̀ sí ìbora kẹ̀. <laughs> èsì tí ń rí láàárọ̀ ọjọ́ kejì áfíríkà kàkàkàkà mo ní ẹ̀ńtẹ́ dàbọ̀n bò ń bọ̀ o n bá sí àgànrán dì. èèyàn mẹ́rin mórí dòǹgárì ni wọ́n lé mi ń kí n kó yìí tàbí kí n gbélé mi lórí torí gbogbo ilé àdúgbò yìí ó sì ti gbàgbé ìwé ẹ̀ ní typlaris. mo lọ́dà ọlọ́run jẹ́ inú bí mi mo kàn fẹ́lẹ́ mi. mo ní sọ orí ìwọ tó hmm. orí ẹ̀ Eyin mẹta yòókù mo ní ẹ̀sọ́ fọ́gà yín pé ẹ̀ ń sunú Adégbénga hmm. òwúyẹ́ aṣòro sọ bí ọ̀rọ̀ máa sọ ẹnu ètí mo lórí orí pé èmi tí ó bu orí ara báyìí ni àfi orí ń rà ara mi bù máa sọ ah, ikú tí ń pojú gbà ẹ ni. òwe ni màá pa. mo bá yẹ orí mi wò mo yá forin sí mo ní à àtórí ṣe òó àtórí ṣe orí èmi ò gbọ́dọ̀. àwọn mẹ́ta tí mo ní à ń sunú tí àwọn bá sọ di sẹ́. àbí pẹ̀lẹ́rẹ́ ah, ipò ipa mo ní à èmi máa ń sí èèmọ̀ ni. <laughs> ìbọ̀gà yín mo ní ẹ jíṣẹ́ fún ọwọ́ adùnmí wọ́n ní wọn ò lè jíṣẹ́ fún sí ìkùtàn fi dákẹ́ nítorí pé èmi nì fún o ẹ̀dọ́ o sàkì eh, eh, ìwé eh, abọ́dì òróòro ah, ah. wọ́n níbi wọn ti ya gbogbo rẹ̀ lẹ́tẹ̀jẹ̀tẹ̀jẹ̀ ní gélètè mo ní baba rọmọ kẹyìn gangan ọ̀dà ọ̀dàlẹ̀ dalẹ̀ ńkọ́ <laughs> ah, eléyìí ò bí rí i kẹ́ ọ mọ̀ pé èmi mọ tó ń sùkú owó tá a bá sì fi rà kà kì í jẹ́ àsọnù àmọ́ ń gbà ìrònú pọ̀jù fún mi lẹ́mí mímọ́ ọba sọ tí ń lọ́kàn kọ́ pé kí n kọ́ lọ́gbọ́n méjì péré ó ní mẹ́gúnnù ṣèbè òkú mi ò sùmọ̀rìn ìdá ojú bàtà àwọn ìkì àtàrí àjà òbòrò tútù ìbòjú ìgbín. Eh, àti nǹkan yòókù dé gbẹ̀ngà ọ̀ǹtẹ́tì ilé ẹ̀kọ́ jù ẹ̀mí mímọ́. mo bá ṣe fẹ́ mi ṣe júwe hmm. ó di inú ẹfẹ́ wù àtàgàdàgodo èmi ò kúkú jáde àfi bí mo ti ń gbọ́ fìrìfìrì wọn lọkùnrin kankan ọmọlé bá ṣe àṣepọ̀ mọ́ láyé mo ní sóúnjẹ wá ni ah. yóò mọ̀ ṣe láyé mi ah. <laughs> bàbá sọ ni lákìlì <laughs> ẹ̀mí mímọ́ tún ní ọgbọ́n kejì ti mú àkùkọ tó bá ẹyin hmm. tó ń ti sábà òkòkò hmm. mo ṣe bó ṣe wí àgbègbè àti à ń pé ò lè sọ̀rọ̀ bí èèyàn mọ̀ ah, ah. wọ́n ní bọ́ bá fẹ́ fọ́ọ̀sì ara ẹ̀ sọ pé ẹ gbà mí o tẹ̀lé ògbè kókòrò kó. láyà láyà tí ń sẹ̀kẹ̀rẹ̀ bá ń já lọ́hùn pé eh, nǹkan ọ̀mọ̀ ṣeun kọ́mọ̀jòrí òun ni gbogbo nǹkan padà rọ̀ lọ́ba tí a lọ bólóògùn burúkú kan báyìí ti sapara ó ń burú bí àpáàrà ńlọ́pọ̀ bá lu wọn kábíyèsí sunkún kú ni òun ah. láti ìjọ dúyè tí mo jẹ kọ láìkì mi kọ́bọ̀ ah. wọ́n ní ní abáre inú gbòyè ní àmọ́ sí gidi tọ́jọ́ mí ah. ní àtakò sídìí èṣù àkàbà tí wọ́n yọ lára eégún tó kú ń jọ gbàjà láàrin ìjà ìní ẹ̀ ṣiṣẹ́ búhùn omi òfurufú ni wọ́n fi tẹ̀ ní fáwọ̀sá ẹlẹ́yẹ wọ́n ní ni wọ́n pè mí ni wọ́n pè mí ni wọ́n pè mí láì sí o ìpè ọ̀run ni ọjẹ́ mọ́mọ́ jẹ́ táyé ọlọ́run lọ́jọ́ ọjọ́ pé ṣòkòtò kéwú ẹ̀wù kura ní ìmọ̀wọ̀sùn tí mo fa sọ ọmọ tí ń ayé bora ìmọ̀fi àpátákùrú ṣe pílò ọlọ́run lọ́yọ̀ mi wọ́n ní sàpàlà láago ìdẹ kólókóló láìsí o àfi fẹ́wù wọn máa ń tóge lórí ah! <laughs> bí mo ṣe gbọ́ mo forin balẹ̀ mo ní bàbá tí bá mi ṣe bàbá tí bá mi ṣe òun ti ń jà ńlá bàbá tí bá mi ṣe lẹ́yìn ikú sàpárá mo wá tún tọ́ sí ìkù mo fèdè èkó kọ lẹ́tà mo ní bó o nílé irinwó tó ní lílíọ̀lù ọkọ̀ àwòrán lásán gbogbo wọn àbí bí ẹni páwọn ọkọ̀ gbọ́ Yorùbá ah. ètí náà nà ètí ọ̀bọ̀ sómi ah. ètí rélùwé òkìlíà ah. ètí ọjọ́ kọlura wọn bí èdè ètí ọjà mú kọ̀ǹdẹ́mù mo á ní kí n gbogbo kọ́ńpìnì ti sí ìdí ń ta mọ́tò ó tóbi bí ìsígbọ̀ngàn hmm. wọ́n ní làwọn ọkọ̀ ńlọ́ọ̀kì sórí ìnà rẹ̀ ẹni ọba débẹ̀ ló lè sọ o èmi ò débẹ̀ àti ẹ̀ lọ ní àwọn wí fún mi. náà kan tí wọ́n pọ́n ládùúgbò bá mú díẹ̀ lọ́wọ́ nú ẹ̀ bí ẹ̀ yàn á bá mi èmi ń gọ́ ìfẹ́nu mi ṣàdúrà mu sẹ́ẹ̀kẹ̀rẹ̀ mo ní ń gbàṣẹ́ olúwa. ẹlọ lọ bá éèdì wulẹ̀ mu kó ṣàdúrà fún yín ah, adégbèǹga o tàbí ẹlọ bá ẹ̀fù ìbándúró ńgbọ́ ó tún eh. gbogbo mato, igbọ́n eh. gan-an eh. lọ́rẹ́ lù gbogbo ìyàwó ti dàgbé ọjọ kan kò tù wáyé hmm. náà mọ lọ láago márùn hmm. èmi ní tó ní ń fa epo láti inú ọkọ̀ kan sí kan pẹ̀lú náà torchlight lọ́wọ́ ẹ̀ẹ̀kan náà àrípò iná bọ́ọ̀lù lẹ̀ láti inú torchlight. ni gbogbo mọ́tò yòókù bá sọ náà dorin ní ẹ̀ńkọ́ lára ajé bàtà mi mo ní à ìwákùnrin panápaná lọ́ba gan ni èmi ló bàbá yìí bàbá òfò ah. abaragbàgẹ̀rẹ̀ ah. kílọ̀ ń wá ládùúgbò wa láago márùn-ún ah. oníṣẹ́ rẹ ti jẹ́ o hmm. onílọ́jọ́ rẹ pé o ìmọ̀ọ́dé poli tẹ̀sán mọ̀lẹ́ni ọba lẹ́sẹ̀ nìdí bẹ́ẹ̀ hmm. àfi bí ẹni pẹ́sẹ̀ rẹ̀ gbọ́ eh? wọ́jọ lọ lẹ́sẹ̀ bá tin eh. nígbà mọ adélé mọ rántí èbú tó bú mi eh. ògùn ni n ò ní mọ mẹjọ rò mo lólúwa ìwọ ló ní baba kúkúrú mọkùn òdì là pé bá àgbàlagbà sùn lòdó mọtẹ́lì là pa àwọn ìyá mi gbogbo ohun tó ń jẹ́dùn bọ́kùnrin kọ́ parẹ́ ní pọ́pẹ́yẹ bá tẹ̀dọ̀ yìí parẹ́ bó sùnmọ̀ rè bá wà ń sámọ̀ yọ parẹ́ olú apárin ìgbéwé dìrọ̀lẹ́ kòkòrò ìsìn ìbólókò dìparò gbóngàgà ìmọ̀ ànájà àrùmọ́dì asòkan kù ìmọ̀ àsòlẹ̀ méjì ń bọ̀ yá wọn náà wá tíráàbù ọ̀tá gbogbo dúkìá tó wà ń bàdàn pọ̀tá Benin Àbújá níbi tí ń kówó bọ̀ ló lè bá dà lọ́nà ah. mo ní kẹ́mi ò lè gùn ni. Ah. ń gbọ̀ ìyá wọn lọ́mọ ta lé iṣẹ́ gbogbo tó kù ńlẹ̀ mo ní bọ́yọ̀ fẹ́ yọ sí alọ́nà àrà ńgbọ̀ ìyá wọn ní mọ̀ ń ta gbogbo aṣọ ah. mo léjò rẹ̀ ń bọ̀ ọ́ ni ńgbọ̀ ìyá wọn lọ́mọ ti padà síṣẹ́ rẹ̀ àárọ̀ ìran télọ̀ mo nídìí iṣẹ́ ẹni là mọ́ ni lọ́lẹ̀ ńgbọ̀ ìyá wọn lọ́mọ ti yọ orí mẹ́sìnì ta mo ní àrà ìtẹ́nu alára ńgbọ̀ ya wọn lọ́mọ tí yọ ẹsẹ̀ rẹ̀ ah. mo ní ká dúpẹ́ lọ́ọ̀lọ́hún ah. ńgbọ̀ ya wọn lọ́mọ táyọ̀ ń fò mu ah, mo ní tó wù ní í ṣe ńgbọ̀ ya wọn ló tún ti yọ wíńdò lé ẹ mo ní wàkóòrú la wà wọn ló ti padà sílé àkòdì tí ń gbé láàárọ̀ ọjọ́ mo lódòore ọ̀gbàgbé Orísun ni ńgbọ̀ ya lé bá di pé kàmọ́ wá pè ń pé ká wá wo ibi tí ń sùn ńlá bá ló forí ti orígun ló sùn lóòrò mo ní à ah. oorun ọmọ àbàjẹ́ adégbénga ah. nígbà ọ̀yá náà aráàlẹ́ ẹ̀dà sírọ́ọ̀kù ah. ni wọ́n bá mi ọ̀dà náà á pa o onílà ẹ̀ ẹ̀ tó wí bẹ́ẹ̀ ìmọ̀bámọ̀ lójú lẹ̀jẹ̀ bá gbẹ lára ẹ̀ nìkan fún mi ní fàtàlà àtẹ̀yìn fàì mo ṣubú mo jẹnsẹ̀ mọ́lẹ̀ àtòhun àtàn bíi mẹ́ta nílẹ̀ bá gbé hàn mí ń gbọ̀ ìyá ni fún rẹ̀ bá ṣe yá tán tán ló ní bàbá àwọn ẹ ṣàánú ah. ẹ wá lọ gba ìyàwó yín padà ah. mo ní ń rántí pé mo so yìgì o ah. ó ní mo fẹnu mi gbúlò wọn jù yín nísìnyí fẹnu ń gbolẹ̀ mo bá lanu kó tó mo di bàbá rà mo ní à èmi ló ṣèyí fún ọlọ́run mi wò bó ṣe dá ń lọ́lá wò bọ́n tá mi ṣe ń gbénu àpẹẹrẹ mo ní má jẹ́ ń tàn ọ́ láàrin èmi pẹ̀lú ẹ eh. ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. <laughs>